fáwẹ́lì yorùbá yorùbá virus. a ajá ara àwa àpà àlá àlọ́ àbà àrà. agbára àga tone practice àpà apá àpá. àjàlá jẹ àjẹkù jídé adé jẹ ẹja ajáyé. e ewé ewé. eré èrè èdè èdè èpè pélé gèlè ètè. Tone practice. Èdè èdè. ere ere ere eruku ekuru wíwẹ̀ làáwẹ̀ ká lè jàre ọyẹ́ délé adé ọba. ẹ. Eh. Eda, kẹ̀kẹ́ ẹ̀rẹ̀kẹ́ ẹyẹ ẹyẹ jẹ́jẹ́ ẹ̀gẹ́ ẹsẹ̀ ẹ̀pà ẹni. E ẹkùn tone practice iṣẹ́ iṣẹ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀. ọdẹ jẹ ẹja lórí kẹ̀kẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọdẹ ń dẹ̀gbẹ́. igi ìrì ìbí bísí ìdì ìdí iyì idẹ ìdílé ìdíwọ́. tone practice. Ife, Ife, Idi, Idi. Ìrírí ìrísí ní ìrìn àjò rẹ̀ yani lẹ́nu. Ìdí igi ni Jídé wà. Bísí dúró ní ìdí igi gíga. owó òwò opó òpó òkúta òjò òjò òjò olówó òróró tone practice òjò òjò opó òpó owó òwò. òjò gbowó lọ́wọ́ olówó lówó dé olú dòróró sínú odò màmá tolú. ọ. Oh ọwọ́ ọ̀wọ̀ ọ̀wọ̀ ọ̀wọ̀ ọkọ́ ọkọ̀ ọkọ̀ ọkọ ọ̀pọ̀lọ́ ọpọlọ kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́kọ́rọ́. Tone practice. Ọkọ̀ ọkọ́ ọpọlọ ọ̀pọ̀lọ́. ọ̀pọ̀lọ́ ọ̀dọ́ náà ń ṣiṣẹ́ bíi ọpọlọ kọ̀lọ̀kọ̀lọ̀ ọlájọ kọ̀sọ́kọ̀ ọ̀gá rẹ̀. kúkúrú burúkú dúdú kú lù tutù lú tú fọ̀ ìlù tone practice lu lu lu tu tu tu. mo lu ìlù dùndún nílùú lolú ooru burúkú mú olú ní òru.